الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كياتي دفون النبوة محمد صلى الله عليه وسلم So when if a man kana lillahi an yatakhidha min waladin subhanahu ونسبة الولد إليه من أعظم أنواع الكفر ó ní kò sì tọ́ fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala láti ní ọmọ ká fi ọmọ tì sí ọ̀dọ̀ Ọlọ́hun Ọba nínú àwọn ìwà iṣẹ́ kèfèrí tí fi ń ga jù òun ni irú nǹkan bẹ́ẹ̀ ká sọ pé Ọlọ́hun Ọba ipò bímọ nígbà tó gbogbo nǹkan tó wà láyé tó wà ní sánmà gbogbo nǹkan tẹ́yẹnyẹ ni wọ́n jẹ́ sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala wani wa nisbatul waladi ilayhi min a'zamil anwa'il kufri wad dalali idhaka ghayatu sabbi wat tanaqqus li jalalihi wa 'azamatihi wa bi rububiyyatihi nígbà tó ṣe pé eléyìí wọ́n ní nǹkan tó fi ń gajù nínú ìbú Ọlọ́run Ọba àti ìbú ẹnu àtẹ́lu Ọlọ́run Ọba àti ìyẹpẹrẹ Ọlọ́run Ọba nígbà yẹn bá ń sọ fàlá yakunu ghayruhu illa makhluqan lahu khadi'an li jalalihi so gbogbo nǹkan mí tó bá ti yàtọ̀ sí Ọlọ́run Ọba ẹ̀dá Ọlọ́run Ọba ni wọ́n jẹ́ ẹ̀dá Ọlọ́run Ọba òun ni wọ́n jẹ́ gbogbo nǹkan yòókù tó bá ti yàtọ̀ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbogbo wọn dẹ̀ ni kangákò níbi kó mú ọmọ ولهذا قال قوله الحق لمن نسب إليه ولهذا قال وقوله الحق لمن نسب إليه الولد olúbí jẹ́ kí ọlọ́ọ̀bá ń sọ nínú Qur'an ọ̀rọ̀ ọlọ́ọ̀bá sí ní ọ̀rọ̀ òdodo ní nípa ẹni tí ó ń fi ọmọ tì sí ọ̀dọ̀ wọn ẹni tó ń kílèmù pí ọlọ́wọ̀n ọba bímá ọlọ́run ni laqad ji'tum shay'an idda ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ mọ́wàá yìí ọ̀rọ̀ tó ní agbára ni ọ̀rọ̀ tó burú jáì ní ọ̀rọ̀ burúkú gbáà ní ní pé ká sọ pé Ọlọ́run Ọba bímọ takadu samawatu yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhiru al-jibalu hadda ọ̀rọ̀ tẹ́ ń sọ tó ṣe pé sánmà fẹ́ fàyà látara bẹ́ ilẹ̀ bẹ́ ilẹ̀ ni an da'u lir walada kí nìdí ìdí ní wíké wọ́n lè mìíràn ọba bímọ ìwọ tó jẹ́ mùsùlùmí kùránì tí ẹ̀láńkà yìí haza kùránùk haza dínùk wà haza islamuk islamu tí ẹni o kùránù tí ẹni o ọlọ́ọ̀bá tí wọ́n ń sin tí ẹni o ó wá ń sọ wípé èmi ò bímọ o sánmà fẹ́ fàyà gbọ́mọ́ bímọ an lè wọ rahmani walada ọlọ́n torí wọ́n kílèmù ọlọ́ni a ní ò tọ́ fẹ́mi ọlọ́run kí n bí mẹ́ kò tọ́ sẹ́nìkan òkè ṣe wọ́n jogun ọlọ́run ni tọ́lọ̀ ma bí ma a ṣe kó tún tọ́ kó tún lọ́mọ ọmọ ayẹ́kọ́kọ́ tó kí n tún lọ́mọ kó lọ́mọ ọmọ ọmọ ọmọ ọmọ àní tọ́lọ̀ bá bí ma possibility wà pé òun náà ó ní bàbá possibility ẹ̀ ti already wà tó bá ilé bí ma òun náà gbọ́dọ̀ lè ní bàbá hmm, tó bá lè possible kó bí ma ṣùf kò tọ́ wallahi kò tọ́ ọ̀rọ̀ tí ò yẹ kí ẹ máa sọ lẹ́nu ni in kullu man fi samawati wal ardi illa ati rahmani abda gbogbo tí bá ń bẹ ní sánmà àti ilẹ̀ gbogbo tẹ́ yẹ wọn wá ẹrú náà jẹ́sí ọlọ́run ọba laqad ahsahum wa addahum adda ọlọ́run bá mọ̀hún káwọn wa kulluhum atihi yawmal qiyamati farda oníkálùkù padà wá sọ́dọ̀ ọlọ́run ọba ni lẹ́ẹ̀kọ̀kan individually gbogbo yín ẹ return ẹ sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba individually ni ló fi jẹ́ kí ẹyẹ mọ̀ yá mi nínú Islam kí ẹ̀mọ́ ní bìlìfì àbí kí ẹ̀mọ́ ṣe tí ó mọ̀ kúrú gbàgbọ́ yìí lọ́wọ́ nǹkan tó takò ẹ̀sìn Islam ní o gbogbo tí ó bá kúrú nǹkan báyìí lọ́wọ́ Ọlọ́run tí ẹ̀ ń sọ ní Kùránì pé inú ń bí òun wípé wọ́n ń sọ nǹkan báyìí inú tí ẹ̀dẹ̀ so n pàkì mara Ibn al-Qayyim rahimahullah nínú níyà wọ́n ní so n pàkì mara kó nífẹ́ Ọlọ́run ọba ni ọ̀hún nífẹ́ àwọn tí wọ́n takọ̀ ìsìn Ọlọ́run ọba tó bá kadha tu'adi jahidan ahbabahu ayna al-mahabbatu ya akha shaytan àtọwà jẹ́ wọn rúsìn Ọlọ́run ọba tí wọ́n sálàyé òdodo ọlọ́mbájá ìfẹ́ Ọlọ́run ọba dá ìwọ̀mọ̀ Yésù nínú àmì pé yẹn nífẹ̀ẹ́ nǹkan ni pé èyí ó mọ̀ fẹ́ràn tí nǹkan yẹn bá fẹ́ràn èyí ó dẹ̀ mọ̀ bínú sí tí nǹkan yẹn bínú sí lára pa fẹ́ràn ọlọ́run ọba o ní pé a fẹ́ràn ipi ọlọ́run ọba sọ pé ẹyọ kan lòun a wá ní ìkórìíra sí believe bẹ́ẹ̀ kàtẹ̀ tó wá sọ wípé ọmọ yẹn náà òun náà tún wá first council of Nicaea òun náà láàrin church father Arius àti Alexander ní church oní bishop Alexandria Constantine pè wọ́n sí kínan pè sí conference ní Nisi ìlú ẹwà ní Turkey lè ní báyìí ní Iznik ní Turkey ibẹ̀ náà ti hold the first council of Nisi ní 325 AD after tí ọlọ́ba gbé ànẹ́bí Ìsá lọ sí sánmà ìtàn kọkalẹ̀ ike wọ́n old meeting yìí ìgbò ìtorí issue tí ń ṣẹlẹ̀ láàrin Arius àti Athanasius Athanasius ló wá represent Alexandria eh, tó jẹ́ church father eh, bishop Alexandria so al-muhim o ní pé believe táwọn ìkẹ́kẹ́ sẹ́sẹ̀ wá jókó kò tún yẹjú ní council àkọ́kọ́ yẹn o councils upon councils upon councils a ní kí ni essence Ọlọ́run believe olóyẹ ká ní nípa ọlọ́run mo fọ́lọ́n bẹ̀yìn sáwọn rómù náà fún wa ní believe nípa ọlọ́run ni àbọ́lọ̀ bá gẹ́gẹ́ fúnra rẹ̀ ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ wá rán nẹ́bí ọlọ́run ó rán Adam ó rán Noah àwọn òjíṣẹ́ ọlọ́run wá láàrin Isaac wá Jacob wá Ishmael wá gbogbo bẹ́ẹ̀ lọ láàrin àwọn Banu Israel àwọn ànẹ́bí ọlọ́run pọ̀ gan Jeremiah Samuel bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó kan gbogbo àwọn Solomon David bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ gbogbo wọn tí àwárí ẹnìkan nù wọn kó wá ní mẹ́ta lẹ́yọ̀ kan lọ́lọ́run wa mọ́ta rẹ̀ máa ààrẹ nìkan ẹ̀yà ẹnìkan wá sọ bẹ́ ó wá di 325 ìgbà ìlàwọ̀n kan wá jòkó council àwọn oníwájòkó àwọn tó ṣe pé wọ́n ti wà mọ̀láwátà ọpọlọ wọn ti kẹ́gbin àwọn òṣẹ̀ṣẹ̀ máa ní sẹ̀mí god dẹ̀mí god God father, godfather godson godmother wọ́n ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa ní tí wọ́n nù bìlí wọn so kà nípa achilles ni search achilles kan lọ kà nípa achilles so mọ̀ nípa achilles zeus kan níyà achilles ni àgbàbà rẹ̀ dẹni so ọlọ́run àtèyàn ni wọ́n jọ bí achilles ọlọ́run ìkanú àwọn ọlọ́run ó mú ìkanú àwọn èèyàn ó yẹjú ẹ̀ èyí ò bí achilles ẹwọ́n tẹ́yìn náà ń sọ lé nìí so àwọn tó gbé believe yẹn wá reality ni pé irú believe kò strange sáwọn àwọn òṣẹ̀ṣẹ̀ máa ń ní wọ́n dẹ̀ máa ń ní sí irú ẹni tó bá ti wà tó bá bóyá sáwọn kan tó wà extraordinary or so nínú Islam dẹ̀ ní nínú Islam o bẹ́ẹ̀ ni àwọn nǹkan mìíràn tó wà extraordinary lè ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ẹlòmí àmọ́ ìyẹn ò ever tọ́ka lórí pé òun lọ́lọ́wọ́ ọba ìdí ni pé Ọlọ́run ọba ló fún lágbára láti ṣe ọlọ́n tí wọ́n sọ nínú Qur'an ọlọ́ni kúl annabi sọ fún wọn huwallahu ahad òun lọ́lọ́wọ́ bá ẹyọ kan ní wallahi iṣẹ́ ti gbogbo àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá wá jẹ́ ní ṣe bá ti kàfọ́n jù ní ipé Jesus said to them ah, the, the, most, the first commandment important commandment òun ibé kíni say o children of Israel their God thy Lord our Lord is one mélòó mélòó you shall not worship except one God Melo, melo, and uh, you, uh, and this is life everlasting that they may know you the true God tani ta ló sọ you Jesus in refer sọ́lọ́ wa pé káwọn yẹ́ lè bá ma pé ẹ̀yin gẹ́gẹ́ lọ́lọ́run wọ́n ní eléyìí ni everlasting life in tó fi real nínú Islam ọmọ tó fọ́ nìní in tó sọ tó fi real jẹ́ nàná ni kọgbà pé la ilaha illallah gbogbo òjíṣẹ́ ọlọ́ọ̀ba iṣẹ́ tán mú náà ni ẹgbẹ́ ẹ̀yìn èèyàn kò sẹ́nìkan tó yẹ mọ́ jọ́sì fún àfọ́lọ́wọ́ bá wọn jésù wọn sọ mẹ́ pé ilé ni ìyẹ̀ nípẹ̀kún àbí ayẹ́ráyé kẹ́yìn lè bá mọ̀ pé ọlọ́wọ́ bá ẹyọkan wọ́n the bible led me to islam nílùmílò àti pé bible náà kàtà fi di mùsùlùmí ká ah, islam nítorí táwọn mùsùlùmí sọ exactly náà nìkẹta nìyí sọ wa wa wa wa àríbi tán ti wáyé bà sọ wípé èmi lọ́lọ́hun ẹ máa sìn deni kò sẹ́nìbò tó lè dáhùn rẹ̀ ẹsẹ́ pé tí ò bá lè dáhùn rẹ̀ sí ọyẹ kí èèyàn máa fi ìgbàlàyàn kí èèyàn máa fi takaiti tọ́ pé tọ́ bá lè kú lè ní bìlífù yìí nìkan náà ló kú bìlífù yìí nìkan náà wọ́n sọ ní ìsinmi pé intọ́ ń ṣe ohun gangan ni ojú ni ìtumọ̀ nípa strong backup ó yẹ kí ẹni strong backup náà àwáwò àgbà ọ̀ oh, ní backup kankan rárá jẹ mùsùlùmí tó wá ní strong backup òun bẹ̀rù ìmí di mùnáfìkì ìmí ojú tí àti sọ ẹ̀sìn tí ẹ̀sìn tàgbà ẹ̀sìn tèmi ní lakum dinukum waliya din ojú tí mi ní ojú òtì àwọn láti wá fún ọ invite wọn sójú ẹ̀nà Muhammad sallallahu alaihi wasallam irú wá sí tàǹsì bá sọ̀rọ̀ fáwọn èèyàn tí bínú kòrán láti ń ka ìsẹ̀bí kòrán lọ́lọ́sọ̀ kàlẹ̀fà nẹ́bí anẹ́bí sì ka fáwọn èèyàn ó dá ìjọ kan wà anẹ́bí ń ka áyà kanú kòrán anẹ́bí sallallahu ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillahi wal masiha ibn maryam ọlọ́ni àwọn ẹni wọ́n mú àwọn olórí ẹ̀sìn wọn wọ́n mú wọn ní ọlọ́run tí wọ́n sìn lẹ́yìn allah àti anẹ́bí isa ìkanú àwọn sàhábà wọn ò tí ìdí mùsùlùmí gbà kírísítẹ̀ ni wọn wọ́n pè àdí ibn Hatim wọ́n wá bá nẹ́bí sallallahu alaihi wasallam gbọ́ ayà wọ́n gbọ́ta musulmi ka ayà yẹn a bá ṣe wọlé wá bá ya ya Rasulullah ya Muhammad wọ́n ti di musulmi bá wọn àìkí ń sin àwọn àìkí ń sin àwọn pastors wà yìí ọlá à ń gbọ́ta wọn yẹn ka Kùránì pé ọlá ń sin wọn àìkí ń sin wọn ẹ mọ̀ wo àṣẹ inú nǹkan tó mọ́ jẹ́ kíyàn mọ̀ nànà nẹ̀gbà kíyàn fẹ́ ṣe tọ́lọ̀n bá ní kẹ́ ṣe nǹkan báyìí táwọn ní bá ní kẹ́ ṣe nǹkan mí eúlẹ́ mọ́ ṣe a ó ní àwọn mọ́ fi tọ́lọ̀n lẹ́ mọ́ ṣe tí wọ́n ní Ànábì ní wà tílíkà ìbádàtuhu in tọ́lọ̀n pè ní bàádà wọn náà ni ẹ̀ Ọlọ́run ni ẹ ṣe báyìí bọ́tòrí pásítọ̀ ni ẹ ṣe báyìí ah tọ́ ilé láṣe o Ànábì ní wà tílíkà ìbádàtuhu bẹ̀rẹ̀ àfà ti yọ pé wọ́n tọ́ bá ń tẹ̀lé àfà kan tọ́rọ dòdó lẹ̀ ọwá ní ẹ bà àfà kan but ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Ànábì ọwá ní but Allahu Akbar àwọn àfáàrí sọ pé ọ ti kó sí ìmọ̀ jọ́sìn fún kàmí ní ọlọ́ onípe ní ṣíríkù tọ́ à ọ̀rọ̀ náà rà nẹ́bí wá ní ẹbọ̀ àfáà kan sọ pé àà tọ bá ti rọ́rọ̀ náà àtọ̀rà nẹ́bí kò sáfà kan sọ kí àfáàrùn gẹ́gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run àtọ̀rà nẹ́bí ni wọ́n sọ pé ẹ̀ ayé àwọn ẹ̀ ó à lè lo à sọ́ra ó ti yé báyìí àbí so ẹ̀dọ́kùn ẹwà wo àdíbì náà ọkàdà àgbà ìsìlámù níta kọ́dà àgbà ìsìlámù bàtán rí òdodo tánàbí tún sálàyé fún ah! òdodo lẹ́nu yìí sọ ló jẹ́ gẹn tó bá ní insof tó bá ní tó bá jẹ́ oun dédé yẹn wallahi yóò padà rí pé òun ní ọ́pṣà àfikún sàgbà islam lẹ́nu bọ́ ṣe rí nẹ̀síyà fún àtọ́bájá àwọn kìrìsàn tàbí ń gbọ́wà wọ́n ní pé islam yẹn wọ́n ní pé àwọn mùsùlùmí kí a fi ìmọ́lẹ̀ yẹn hàn yí islam yẹn láìfún wallahi ní time annabi sallallahu alaihi wasallam àwọn yẹn wọ́n ní islam fúnra ni àwọn yẹn di mùsùlùmí sẹ́ẹ̀ ojoojúmọ́ àwọn ẹ̀kàn di mùsùlùmí kí nìdí débi pé àwọn èèyàn mọ́ ń bá wọn sọ̀hábà pé intense yìí kí nìdí Islam ló kọ́ abẹ́ àà ah, irú ẹ̀sìn wo ní àwọn èèyàn ń ṣe èèmà àmọ́lé ní mùsùlùmí lẹ́rí ẹkìní kan wọ́n gé orí òkú àà ah! wọ́n lọ fi ẹkìní kan mùsùlùmí náà ní ọ̀sọ̀ fáwọn pé kí ní ọlọ́run kanáà láńsìn beauty ẹ̀sìn Islam yẹn mọ́ mo ò jẹ́ káwọn èèyàn rí pé actually kan view ẹ so this is Islam Christian ó wòye pé tẹba ni wá ṣe Islam kí ni wà mọ́ ṣe mọ́sílásí yìí ẹ̀yìn àwọn lùlù chọ́ọ̀chì wa à ń jó ẹ̀yìn náà lùlù chọ́ọ̀chì ẹ̀yìn jó àwọn sọjọ́ bí Jésù ẹ̀yìn náà sọjọ́ bí Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sùn tí wọ́n ń ṣe tẹ́yìn náà ti mọ̀ sí báyìí àwọn náà lọ sóògùn ẹ̀yìn náà lọ sóògùn ìkẹ́ǹkan ní méjèèjì ìkẹ́ǹkan ní báyìí náà gbà fún mi gbé fún mi làwọn náà ń ké ìwọ̀n náà kan tí wọ́n náà ń ké ní mọ́sílásí nù yíò rò pé kí ni ń tọ́ fẹ́ yé kí wá sí ó tún wá rí pé gbogbo nǹkan mìíràn nínú gbogbo ẹjọ́ ń ṣe náà ni ẹjọ́ ń ni ẹjọ́ ń gbowó ìlé náà ni ẹ lo ìsìláàmù ní ayé yín so kí lẹ fẹ́ jẹ́ kó ẹ̀ ń táìzì ẹ̀gẹ́ láti wá ṣe ìsìláàmù ẹ̀gẹ́ kí lẹ fẹ́ bó lẹ fẹ́ kó rí beauty àti light àti ìmọ́lẹ̀ ìsìláàmù yẹn ẹ̀mìyàmì ní ẹ̀sìn Islam ẹ jẹ́ kí a bẹ̀rù ọlọ́wọ̀ bá subhanahu ta'ala kápí àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́wọ̀ báyìí pẹ̀lú wàwá pẹ̀lú ìṣesí pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi pẹ̀lú ahán gbogbo tẹ́ ìbáfilagbára kí ẹ fi sàlàyé òdòdó fáwọn èèyàn ṣe ráyí ta wà yí ó wà ó kéré gẹ ìṣẹ́jú mi lálò ní ayọ́ ó ti fẹ́ ẹ̀tẹ́gẹ̀ wọ́n tó bá ń gbọ́ mílíọ̀n tó bá ń gbọ́ yé o àti pé táìmù tọ́lù láyé ti fẹ́ ẹ̀tẹ́ tó yá kí bí ìyìn tí time rẹ̀ ti fẹ́ tẹ́ ìṣẹ́jú mẹ́rin lálò wọ́n náà wo ojú òní lọ wà ní 20 years ní ìsìn ẹlùmí ti pé 40 mí ti pé 50 so adakọ̀ wá lólú ayé kọ lólú ayé náà kọ jẹyà látọ̀ kọ mọ́ àwọn tí ó jẹ ìgbàlà rẹ ní amẹ́lìkìyàmà yàrá èyí wọn tí ó jẹ́ ìgbàlá ni pé hey tí n bá kúlé ní báyìí sí believe tí ma lórí ẹ̀yẹ bóòmù tọ́lọ̀n bá lóò bí yamal kìyàmà nǹkan ọlọ́rin sọfà láìkún òbí fún kò bí yóò bọ̀wàjú ọlọ́run ọba subhanahu wa ta'ala so ẹ̀dá kọjẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tún wá sọ́nà Qur'an ní suratul Kahf wa yundhiri alladhina qalu ittakhadha Allahu walada ọlọ́run ni mo tún wá ń kìlọ̀ fáwọn tó ṣe pé wọ́n ń sọ pé ara ọlọ̀ yóò ayẹyẹ kó lu kùránì ni ọlọ́ni wa yóò ń bèèrè kùránì wá ní o nínú tó ṣe ní pé ó ń kìlọ̀ fánà tó ṣe pé alladhina qalu lágbàlá nǹka ọ̀rọ̀ ọlọ́run àti àwọn Allahu waladan ma lahum bihi min ilmin wọn ò nímọ̀ nípa tí wọ́n ń sọ ó dá evidence dà wala li abaihim àwọn bàbá wọn tán bá lẹ́nu wọn tí wọ́n ń sọ bàbá wọn náà lẹ́rìí àwọn bàbá wọn náà ká produce ẹ̀rí wọn síwájú kaburot kelimatun takhruju min afwahi ọlọ́ni ọ̀rọ̀ burúkú gbà ní jáde lẹ́nu wọ̀nyí bí pé kóró gbà lẹ́nu yìí ọ̀rọ̀ burúkú kọmbílì lẹ́ sọ lẹ́nu in yaquluna illa kadhiban ọlọ́ni irọ́ ni wọ́n pa irọ́ ni náà so ó ti ráyà Qur'an so orí kìní kan wà ọlẹ́ máa jẹ́ mùsùlùm àwọn èèyàn tijú àti ṣe ọ̀sí ń kànù kùránì tí ẹ ẹ̀ sàjá sọ bẹ́ẹ̀ kó má di pé yóò wà kí ní ó dálẹ̀ kí ló fẹ́ dálẹ̀ kí n sọ believe tèmi ó sì dára kan lẹ́ àsìkòtù mẹ́rin kó níkàlùfẹ́ kan má believe ẹ̀ mẹ́ bò níkàlùkù ń sọ believe ẹ̀ à ń gbọ́ lójoojúmọ́ à ni èyí tẹ́ ń sọ yìí ó ní àwọn kalára èyí táwọn gan sọ ní wá lára in ma ní mùsùlùmí lára kí ma gbọ́ kọlọ̀bà mọ́ sọmọ́ kùránì mílẹ̀ ni ọmọ sọmọ́ aṣọ ara ní èmi náà but tọ̀ kí láti sí oníkálùkù mú mara ní khalas ṣe ti yé báyìí àbí so in tí yóò fi ṣe ẹ̀sìn ó kó ní ẹ̀rù nípìlẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ó ní ọ̀rọ̀ kan tí kí náà Islam ó ní pé ẹ wo bọ́m̀bì kan ṣẹlẹ̀ ní bọ̀ọ̀nù ní àná àbíjẹta ó dà pàdà ni o wọ́n pa àwọn èèyàn gan mọ́sálásí ṣẹ́mọ̀ edna táwọn news ń gbé ni kìnnìkan kìnnìkan ẹjẹ́ ìkìmí fún inú bẹ̀ kí n ṣe rí kí n fi point pé eh a ní àbùsí àwọn tí wọ́n compromise fún ni àwọn ìsàbùsí yìí níṣẹ́ wọ́n tún lò pé tó ń pé mùsùlùmí náà pa mọ́sálásí náà lọ bọ́m̀bò wọ́n dẹ̀ tún lò nílò bí pé àwọn tí wọ́n pa wọ́n ń lo ìhàm bí pé àwọn kírísẹ̀ ni wọ́n pa ẹ gbọ́ kíní kan àwúndá ó pọ̀ gẹ́ tí mo sáré ó pọ̀ gẹ́ mítígbà tí mo ti rí wípé eh, kíní kan eh, many fear dead as kíní kan die in Christmas Eve bombing láì mention pé mùsùlùmí kú mẹ́ kíní kan eh, tó bá gbọ́ news yẹn pé five people dead in Borno on Christmas Eve bombing kí ló gbọ́ yẹn àwọn ló pa àwọn yẹn báyìí àwọn mùsùlùmí wọ́n lọ pátá ní wọ́n lọ pa christian bọ̀ kí ló ṣẹlẹ̀ mẹ́ mọ́sálásí náà lọ pààyàn <laughs> ayi wọ́n abòsí abòsí burúkú wallahi ìbẹ̀lọ́wà àwọn èèyàn ẹ̀ gíníkà kíníkà Allahu musta'an nísà àwọn christian pàbí kí trump wá help àwọn mùsùlùmí trump ń bọ́m̀bù venezuela lọ́wọ́ báyìí 93% christians wà ní venezuela tí wọ́n kọ́ lílẹ̀ embargo lè olórí látọ̀dún ṣègbón sọ́njọ́ ni pé our christian brothers everywhere trump eh our christian kìnnìkan àlejá kí àmọ́ jẹ wọn cloth of india yẹn fi sáńgbà náà pastor òpò ní bẹ̀m̀bẹ̀ kan báyìí tí ń sọ́rọ̀ dandan yẹn ike ah they don't kill kìnnìkan there is genocide in nigeria wọ́n deny rẹ̀ visa ní five times ní us <laughs> ó fẹ́ sá lọ ah, ṣe bí ẹkí Trump ma gbà yí báyìí nípa ah, ẹ wá sí asylum ní US ẹtùwò mi Netanyahu ó ń bá wọn Christian ní kẹ́dùn pé ah, ẹ̀yin Christian tí wọ́n ṣe genocide ní Nigeria agbà pẹ̀lú yín lẹ́nu ẹni tí sì ń pa mùsùlùmí lọ lọ́dẹ̀ ní sì ń pa wọn ní Pakistan eh, ní Palestine ní Trump lè rí bú ìyọ̀dá rẹ̀ yìí ọ̀wọ́n lọ pé ẹ eh, kìníkan Eh, attack lórí Christian Nigeria must stop so rábòsí yẹn bí ó ṣe continue nìyẹn àbòsí tó ń wá ní picture love and peace picture love and peace in reality war and blood ni scope ni systematic war systematic crusade against the Muslims àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò gbọ́yé wọ́n ti wá gbá kan aláfàlà wọn ti tò wọ́n káàkiri ayé iṣẹ́ táwọn ṣe ni pé ẹ má sáyà má pàlàkà yìí mùsùlùmí ẹ má jẹ́ kan ronú orin tàà ń sọ yìí wọ́n rẹ̀ mùsùlùmí kó wà mùntábà yí pé yọ́rọ́ ọlọ́run ti wá ti sọ fún al pé àwọn ni yóò lè yọnú sí wáṣẹ́ àfitàwà jẹ́ victims Boko Haram ju mùsùlùmí mùsùlùmí ló jẹ́ victims Boko Haram ju kò sẹ́ tí ó jìyàn lé àwọn tàà wà lùlú gan mọ́ àìsì Nigeria

ẹ máa wò ṣé mùsùlùmí máa yín bánga at the end of the day mùsùlùmí lẹ́pàdà tó wá pín terrorist ìmọ̀ tí yìí sáà mọ́ tàà sí intadẹ̀ṣẹ́ náà ni wípé wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid ẹsẹ̀ yọ̀ kan náà lásì ẹsẹ̀ yọ̀ kan ní pé àwálẹ́yọ ọlọ́wọ̀ yọ̀ kan náà a sì ní sẹlómi lẹ́yìn ọlọ́wọ̀ bá a ní sí mẹ́ta lọ́kan a ní sẹlómi ọlọ́wọ̀ kan ma pamọ́ ẹ̀yin náà mọ̀ pé àwọn mùsùlùmí they are the most peaceful of people àwọn náà peaceful jù kí ló kan mùsùlùmí pẹ̀lú kí náà ń pè láì kó ti sẹ̀sìn kó se wá sí kí n sí pé yíwa melt ẹ̀sìn ẹ̀fẹ̀dáhùn fún yìí ẹkọ́ náà pè ní peaceful coexistence pé kí n melt ẹ̀sìn tèmi fún yìí no ma sọ believe wọn náà ìsìnbó náà sọ ti ẹ ẹ mọ́ lu agogo kọjá láàárọ̀ náà ń kéré o kí ní kan gba Jésù sáyé rẹ̀ sí mo stop yìí má bá ti so ìbáyìn àbí so àwọn bó ṣe wá ń ṣẹlẹ̀ ní ẹkìní kan tó ń tí pẹ́wàá mùsùlùmí dẹ̀ sí continue láti fẹ́ mọ́ please àwọn èèyàn ah mọ́ please èèyàn nítorí mọ́ fi alkiyama rẹ̀ takaiti mójútó ẹ̀sìn Islam bẹ́ẹ̀sìn yẹ mú dáadáa mẹ́jẹ̀ kẹ́ níbodì gbà lọ́wọ́ fi anything gbá ní ìsinmáì àti ti kó ní kílọ́n pé kérésìmesì ti lọ́bàá ó ti kú new year àwọn kẹ́ ti gbé kọ́ christmas àkí bá wọn ṣe but new year ọdún gbogbo wa ní kìí sọdún gbogbo wa ọdún àwọn ẹlẹ́bọ̀ sangility ohun tó wọ́sì ju christmas lọ ọdún ẹbọ òsà gangan tẹ̀ ní new year and then ẹ̀dàkùn ẹ̀dàkùn kí lọ ní kí ló special new year kí ló ṣẹlẹ̀ sí àsìkò táwọn àfáà tó ma ẹlùmí yóò sì lọ ma ná bẹ́ǹsì kalẹ̀ báyìí yóò pa yálàyàwó táìmì yìí kí nìdí òpònú tó fẹ́ gba ògo ní 2026 ó crossover so ọ̀pọ̀ ọtí ń ṣe láti ọdún mẹ́wàá bọ̀ stop lẹ́ntí mú gàrí àti bẹ́ṣkẹ́ inan wọ́n sì ti ń ṣe crossover bọ̀ látọ̀dún mélòó wọ́n ti sọ fún ọgbé 2025 is your year 2025 is your year ó ti parí báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rọ mi campaign ti long gbogbo báyìí ha take your glory gbégíní kan àfáànà rí pé ah àwọn christian pàwọ́ gbégíní yóò revenue ń wọlé tó ní agbá àwọn náà ti gbé tiwọn náà kalẹ̀ àwọn náà ti gbé crossover tiwọn kalẹ̀ mọ́júmọ́ on 31st mọ́júmọ́ wọ́n báyìí gbogbo ní sùmọ́ ládùgbò báyìí ariwo kákàkiri everywhere ní kíníkà kíníkà sáànàbíwa Muhammad sallallahu alaihi wasallam sáwọn lè fi tẹ́ǹsẹ̀ ẹjọ́ tó bá di yọmọ̀lì kìyàmà tó bá ní ẹmọ kó ìjọsìn yìí kalẹ̀ ṣe mọ̀ pé ìjọsìn yìí tó bá ilé yàtọ̀ síta nẹ́bí ọpọlọ onígbà lọ yìí torí tẹ́ǹsọ ni pé ọlọ́ọ̀bá kan rán nẹ́bí ọkọ̀ wá sí láyé ti ẹni ọlọ́run rán nẹ́bí pé sọ fún wọn báyìí kẹsẹ̀ dé pé nǹkan míì ọlọ́run ara àní báyìí ni ah, ok báyá báyìí kẹsẹ̀ anẹ́bí nǹkan ni ní àtìkárin jọkan anẹ́bí wá ní pé wà nẹ̀bí yù kàlẹ́dì àrùsálìta ẹni ẹwà ní pé wà rọ̀súlù kàlẹ́dì àrùsálìta anẹ́bí ní ara nẹ̀bí yù kàmọ̀ pé ìpín ní rọ̀súlù tó ti pé kàkà méjì ara <laughs> bí mo ṣe kọ in tí mo ní ọsọ ní kọ ọsọ mọ́fin kàmí kùn ìwọ̀tọ̀ wá gbé òdìdí ìjọsìn sange ṣe ok ní ìyẹ̀tọ́ sáwọn náà bá nẹ́bì láyé sáwọn dúnyẹ̀ náà bá nẹ́bì láyé bọ́lọ́tíwági nínú àkọọ́lẹ̀ nínú Kùránì nínú súnnà ìpé ànábì wọn bá wọn ṣe wà gba ògbò rẹ wà gba kìníkan ìwọ̀n tó bá fẹ́ lówó ní 2026 kìníkan kìníkan àsìkò ìnìkan ní o ah, Allah akbar nígbà yẹn ní mẹ́sàlásí àwọn yóò wà kó ọ̀sẹ̀ wá wọ́n kó omi wọ́n kó gbẹ̀ wọ́n kó sáàrin ẹ àmọ́ wà ìtọ́ sórí ẹ̀ ẹ ma ké kìníkan tó bá ti wọ́n di 12 ti fẹ́ lù ha ó yá o kìníkan ó yá ẹ mọ́ pàdúró sí 12 ti fẹ́ ẹwọ ọmọ mùsùlùmí 12 ti fẹ́lú òwú ti wọlé láti magrib <laughs> magrib báyìí lòwú ti wọlé òpònú lóde 12 kó wù wọlé òwú èwó tún lè yùn àárín òwú lọ́wọ́ rẹ́dì náà àìmọ̀kànmọ̀kàn after magrib ilẹ̀ ti sú òwú ti wọlé ọtí bọ́ sọ́jọ́ kejì ọ̀rẹ́dì ayọ́ di 12 kọjọ́ kejì tó lù àfáwà mọ́sálásí gbogbo ń parẹ́ ẹ̀ kíníkan ẹ̀ ó ti sọ́rọ̀ ẹ̀ ọlọ́n sí wọn Allahu Akbar àwọn làkáyò àmọ́ kọjá àmọ́ wọ́n pé ẹ́ eh, ọlọ́n mo dúpẹ́ o kí ni rẹ̀ kí ni dẹ́ǹṣẹ́ yìí kí ló ti wá change nothing has changed nothing has changed bí Islam ṣe ní ká ṣe ṣe ìjọsìn kan yẹn ẹ̀ ń kọ́ sí àwọn kan ní àwọn àá ní dẹ́ǹṣọ́ yìí ẹ mọ̀ wò à ń kírun bí àbá kínkín tó bá dé Saudi wọ́n kírun àbí wọn kínkín tó bá dé UAE wọ́n kí mi àgún òkí tó bá dé India wọ́n kí àgún òkí tó bá dé US ńkọ́ ó rí pé yóò uniform in tó wà ní US ó uniform káàkiri ayé ni èyí tó ń ṣe ìtọ́bá nìkọ̀ dáadáa wọ́n ṣe Saudi àwọn olómi ò gbọ́rí nǹkà wọ́n máa ń ṣe crossover yóò tún crossover tó bá jẹ́ pẹ́sìn náà nínú kálùkù ó mọ̀ náà like normally ẹlòmí lè mọ́mọ̀ in detail but musulmi lè fẹ́ lóòmọ̀ kọ́ mọ́ gbáwẹ̀ nínú oṣù Ramadan tani o mọ̀ kọ́mọ̀ gbáyìn oṣù Ramadan ẹ tẹ́lú cause crossover night over, tẹ́ ẹ̀hún years ni pẹ̀yìtí ọdún mélòó báyìí lẹ́ti hún báyìí tẹ́bẹ̀ sí mọ́ kọ́sí àwọn ènìyàn gbogbo kí ní yìí gbogbo 20-30 years ago kò sí tán pẹ̀bẹ̀ kí náà pẹ̀bẹ̀ ẹ̀kan ohun ní oní things lójoojúmọ́ ní ìsìn bí i some 3-4 years back wọ́n ti bẹ̀rẹ̀ mọ́júmọ́ àràfà night wọ́n ti bẹ̀rẹ̀ yẹn báyìí àwọn kan lọ sétí òkun funfun ètí òkun lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀sùn sàṣàlátù àràfá pé ọ̀lálàrà mọ́júmọ́ àràfá wọ́n kúra wọn lọ bẹ̀ bámú bí àwọn olóòsà bí àwọn oníṣẹ́ àwọn aláṣìṣẹ́ àwọn aláṣìṣẹ́ ní wà mọ́ sọ pé ṣẹ́tí rán ṣe bá wà aláṣìṣẹ́ là ń lo omi kí lẹ́yìn náà wá ń di omi mùsùlùmí gbọ́dọ̀ dé bí omi kó wọ́n sọ funfun níbi omi bí olóòsà bí ọlọ́sùn sógbó kádùn rẹ̀ tó lè gbà kí wá ní ìyàtọ̀ láàrin àtàwọn àwọn lè bá ẹjí káyé kọ́sí anábì sọ sálọ́lọ́ sálọ́bì látà tàbí ìrìnà sánàlá kánà kàblákù anábì sọ pé àsìkò kan bọ̀ wá táwọn yóò padà máa tẹ̀lé ojú ọ̀nà àwọn kìfìrí gẹ́gẹ́ bí ẹsẹ̀ bàtà méjì sí mọ́ ni hatta law dakhalu juhra dabbin adakhaltumuh tó má wọnú hu aláǹgbá gbogbo ni ẹ nítorí pé àwọn ọmọ wa táwa ló bá organize course over fún wọn wọn lọ sí tàwọn Christian ọmọ bí wà tẹ bá organize zina kan ládùúgbò yín ẹjá àmọ́ ṣe ìsìnà ilé torí tàbá jẹ́ káwọn mẹ́rin mọ́ rí ìsìnà sí ibi wọ́n lọ mọ́ ṣe ìsìnà ń bò mí sọ pé kí ní ọ̀bá láàká ìwọ̀n bá wà bí irun tó ọ̀rọ̀ tó ń sọ bó ṣe rí bó ṣe rún náà nìyàn àwọn organize nǹkan táwọn kìfẹ̀ islamize nítorí káwọn mùsùlùmí lè bá ah, ah, ẹ jẹ́ ká bẹ̀rù wa ta'ala kì í ṣe kí gbogbo táìmù ọdún náà ní àṣẹ tó máa repeat gbogbo kíní kò need wọ́n náà ti tó bá di tẹ́mù àwẹ́ tí ń bọ̀ wá february àwẹ́ ẹ̀hẹ́ ẹmùta musulminu ọdún ọdún àwẹ́ alhamdulillah ọdún léyá masha Allah lọ sí hajj alhamdulillah lọ fún ọmọra masha Allah àwọn ṣàáyíwẹ̀ sí ti wá ní ẹ an bí Allah subhanahu wa ta'ala kò ṣe dada fẹ́ni kọ̀kan adùn bí insha Allah ahada wa sallallahu wa sallam ala muhammadin wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته